أو يا سافي أو لا يبلمنا أو لا يعافينا يا رب إذا القذافي فكف مرشدنا من فارس زاريا بل وامرابينا وما فنعنا يا سافي

الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عسيس عليه ما عليكم عريف عليكم بمؤمنين رؤوف رحيم حريص والله فقر غسبي الله لا إله إلا هو عليه توكل وهو رب بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم ريدة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمه من جوع وآمنه من خوف آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله بسم الله يعلمني الرحمن يفهمني يا رحيم يذكرني يا سي يا سي والقرآن الحكيم إنك لمن المرسلين على قراءة مستقيم أعوذ it? من الشيطان الرجيم ìkẹ́ ọlọ́run àtàánà ọlọ́run sọ́bà bá àwọn ẹni ọlọ́run tí ń bẹ nínú ara láti kú nínú ara láwọn ń jòkó àwọn tí ń bẹ ní hágọ́tẹ̀ ìrẹ́sì àtàwọn tí ní ìjọkú mọ́lá báyìí ṣùgbọ́n tí wọ́n ń bẹ nínú ara káńsẹ̀ nínú tí ó ti kú òrìrò ara tí ó ń bọ̀ ní mímá. Ìgbà tó pé wípé àyàtò wa tá lò bá ti kọ lọ́gbà àwọn àlàgbà onye tí wọ́n jùkú, àwọn àlùfáà àwa ni wọ́n bọ̀ ń pàyà látọrí bàbá tí wọ́n jẹ́ ọmọ lókùnrin, gbogbo ayé ni wọ́n. bá àwọn ọlọ́lọ́

Ìsìláàmù, Tìjàníyà àti Khulafaa al-Qadiriyya. Àmà lórí Khalifa tó ṣàrí ìsìnà Bẹ́ńkìkò. Gbogbo àwọn àtàrù Mọ́kàs Mọ́kàfà, àwọn àdàbìlú, àwọn Zùmọ̀rá, gbogbo ẹ̀ta tí ó wọnú agbó kákí, kọ́dàbà kí tọ́lọ́wọ́ kí akìí, Mùhàyìn, Wùzára Mùhàyìn, من كل لغبة وعي رجال الحي بكل لحظة وفي كل آل وفي كل ذات حكي رجال الحي أي كان بليلولو في كل ساعة قد أسكبين عشقي وفي كل أحوالي gbogbo kọndíṣàn ni ẹ̀rí ní máa fi kí lọ́rọ̀ ni rìjálù rẹ̀háyì lọ ilọ́wọ́ atókèrí jálù rẹ̀háyì àwọn tí ń jẹ́ àlàyé èèyàn tí wọ́n ṣòkú èèyàn tó lè ní ìbẹ̀láyé tó kú gbogbo kú máa tàkọ́bùlà tí ń yí àwọn bọ́yá ní kí o madarasa àràbíyà àbí madarasa ìkìlìfíyà سيدي في خلفاء الصوفية الزوايا الصوفية تهيب إيه يا موينيا سجونا طلب تبعي وطارق هين رجال الحي وهي رجال الحي بكل لفظ وبكل أوال وبكل ذات إذ تهيئكم العروف الإجابية عند تعليمها الناس وارتقاؤكم المنابر الوعظية والخطبية ومواعظكم الدينية gbogbo ẹ̀yin àbá ọba ẹbá ti gorí gbogbo èèyàn ní ẹjẹ́ yìí rán ọ̀nà ọmọ kí wọ́n àbí ọmọ yìí kí ìgbámakí bóòlù mú sọ láti bá yé yóò bá rí ní ká máa ọlẹ́kọ̀ọ́ gíga ní jámíà ní gbogbo

àwọn tó bá jẹ́ ní ọlọ́run ká ní kọ́lọ̀ kó bá wà wọn ní gbọ́rùn a ti ń ọkọ́ ìrìn màmá ìyá wa ìyá gbogbo mùsùlùmí a ọlọ́run tó gbogbo ayé ìfẹ́ fún ìyá wa tó lọ lé náà pẹ̀lú yìí jí ń bá iṣẹ́ tó gbé àfáwà Sheikh Abdul Qadir àti gbogbo àwọn tó bí ṣáájú wọn àtàwọn tó bí pẹ̀lú àtàwọn tó bí lẹ́yìn wọn nínú olóòrì àti ìfẹ́rú sí ọkọ ìtẹríba fọ́lọ̀ láàrọ̀ ọkọ tí ó rẹ̀ wọ́n tọ́lọ̀ wọ́n ní wọ́n jẹ díẹ̀ nínú ẹ̀kan tó rẹ̀ láyé kí wọ́n máa jẹ púpọ̀ lọ́dọ̀ ọlọ́mọ ọgbàgbà kí a máa fi kí wọ́n á kí owó ìyá wa tẹ́wà ń kálẹ̀ lẹ́yìn náà jẹ́ àfáà lóbìnrin ẹni tó bá ní kíkọ tó bá ní kíkà tó tó bá ní tẹ̀sùbá ìgbẹ̀nu ìdẹ̀nì tọ́jú wá wájú lọ kíkọ́ fún àwọn yóò tún máa wòrán ní àwọn akiri àti gbogbo ẹbí àti gbogbo ara àti rògbò mọ̀lẹ́rò mẹ́rìkàn káàkiri albarka wọn lára yìí gbogbo ṣẹ́fà adam tẹ́wọ́ máa lára gbogbo bàbá wa mọ́sájẹ̀ jù tẹ́wọ́ máa lára àfi kí gbogbo ìtẹ̀rọ̀ pé kíkí tó sí àwọn ọlọ́run kọ́ máa báyìí rí dáàmù ṣáyìí. Àwọn ìjánu ìháyì mí tó ń A tí ó ṣùgbọ́n tí wọ́n nínú wa. Tó ń pé wọ́n ti lọ ayé ṣùgbọ́n wọ́n lọ ọ̀báyé jẹ́ iṣẹ́ wọ́n tọ̀ wọ́n lẹ́yìn bí o bàbá tó bí sọ́ọ̀bẹ̀ kọ́dùn. bí bàbá wa bèbè máa sàbẹ̀dì máa sí bàbá wa yóòsù gbogbo bàbá wa yẹn bàbá wa máa yíyà àwọn ìmáàmù tàná gbogbo wọn náà rí járó láyé ni wọ́n kú ní ìhìnì ibi tí wọ́n wà wọ́n parẹ́ síbẹ̀ tó bí ayé mẹ́rin láyé bá ṣe alhayatu ta fẹ́ ni alhayatu hula alhayatu bila jasadi hayatu ruhi bila jasadi àásẹ̀ ní pẹ̀lú ẹ̀mí tí ò ní ní bọ́dì hayatun bila zamanin wala hududin hayatu kan láìfù kan ní táà ní ìbújọ́ fún táà ní ìgbògbà fún kó tó di pé adénú ìyá wa táàbẹ̀nù àti lábìl àbá wá umma hati tí ò tí haifu àyàtò kàtà ṣe mọ̀. àyàtò ẹlẹ́kejì wọ́n ni àyàtò ohun ìlúgbẹ́sàdì bí ìlúgbẹ́sàdì láìbùdá tó lò pẹ́kọ́ orúhù náà ni ọ̀mí ni ṣùgbọ́n gbẹ̀lẹ̀gbẹ̀sàdì ni yóò ní bọ́dì ní ọbọ́dì kan ti wọ́n oṣù mẹ́sàn nínú kó lógún nínú kó dújọ àyàtù kalùnà láìbùkan àyàtù kélékejì yìí látọ̀ hasan ààrẹ ìfẹ́ ìbábi lérí ẹ̀ nítorí pé ń tọ̀wọ́ òkúkú mọ̀kánlá ìṣàrá ìlú ìsìlàmíyà àti ìgbésẹ̀ rí akọ lọ́rùn tó sì rí mọ́sùn yìí níwà tí ń bẹ́ ń bá nígbà tí ń bẹ nínú ìyá tí bàbá tí òbí ṣe tó fẹ́ di ẹ̀gbẹ̀lú ìyá tí ọjọ́ tó ẹ̀tọ́ bọ́ọ̀nù àpò ìbí nínú ràhínù nínú màṣínà tó wá di gbọ́ǹdì fọ́lọ́pù oṣù kìíní oṣù oṣù mẹ́rin tó fi tó hayatu kẹta òun hayatu hayatu rúrùn fìní jẹ́fẹ̀ ayé bá wà padà bọ́ sínú bukata kàtà màrùn débi ti ti jòkó àti bó sí ń dọ́wà hayatu lọ́dẹ́rẹ̀ hayatu lọ́sàgbákò hayatu lọ́dì ni ومحسوبة بالثواب والجزاء àyàtù kẹta láìfò kẹta nì wọ́n lè rí pẹ̀lú rẹ̀ ń bẹ́m̀bẹ̀ ìwò òun ló lọ́jọ́ òun ló lọ́sẹ̀ òun ló lóṣù òun ló nígbà òun ló lọ́dún ọ̀rọ̀ pọ̀ ó kéré ń bẹ̀rẹ̀ ọlọ́run òní kó mayó tàwà fẹ́ tàbí kó mayó rá tó láàárín bá ní وترى الأرض هامدة وإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج ومنكم من يتوفى من الباس يا أيها الناس Wọ́n lè àtọ̀kẹ́ ìgbọ́ àti àbàlẹ̀ dáadáa. Yá ayíjú ọ̀nà ẹ̀sùn lọ́wọ́ tàbí ọgbọ́ ara ti mọ̀ tó ń fura lọ. Ẹkùn sọ̀rọ̀. Ẹkùn rẹ̀! Iná sọ́lítà alákọ̀ọ́kọ́. Ọ̀rọ̀ ọgbà kéńjẹ́ ìbẹ̀rẹ̀ ọlọ́run. Tọ̀fún ọgbà fún bẹ kàwé jẹ́ ìbẹ̀rẹ̀ ọlọ́run nìkan olùkọ́ yìí nìkan mọ́. Ẹ ti gbogbo ẹgbẹ̀ ìgbẹ̀jùmọ̀ àbúrẹ́lẹ̀ bọ̀dì. Ṣùgbọ́n ọlọ́run kọ́ da ìgbẹ̀ wa ń gbọ́. Táwọn akẹ́sì máa jù wà lọ́jọ́ ṣàrí jù wà lọ́jọ́ tí kó wá dé ìyá ló ti lọ Àyá ti ta àwà ìdàlá tó ń la bá sọ̀rọ̀. bàbá àti bàbá kí lábá òwúdà.

Ilé Zálízálà kò fún Fásí àdájú Fílífílà lọ. Ilé alá ní Fílífílà ó ti di ìdáàzò ìfìlẹ̀kùn àbò Rẹ́sìdà náà yóò fi tẹ̀lẹ̀ jọ́nà náà. Tàbákẹ́ ní Fílífílà yóò tẹ̀lẹ̀ jọ́ tàrúbù náà. Tàbákẹ́ ní Zálízálà, Zálízálà wọ́n á lè má jẹ́ tẹ̀lẹ̀ mímì. Iná Zálízálà kọ̀ sáà, tọ́lá ti jẹ́ tó yóò kú. Allah bá nẹ́bí tó tọ́ nẹ́bí

شيء عظيم وطن عليم فلف لدى الصفات شيء عظيم يوم ترونها تفعل كل مرضية عما أرضعت فضلوا كتابة رجنا كل مرضعة وبلتي تمتي فملايا تذهل يوضع أما أربعة يجمعنا أجانا وريجمعنا كل أنا كل يجمعنا àwọn tó wá ń jọ́nà ẹnìkan ò ní ṣogbo tó ìjọba ìlú tó mọ̀ lọ bí i bá lọ wàtàdà òkú rẹ̀ bá ti hàmùlẹ́ Ìrọ́pẹ́ ní Hamunu, ọlọ́bẹ̀, bàbá Mẹ́tìmẹ́sí, àwọn ni wọ́n sọ fún ẹlọ́. Bàbá náà gẹ́gẹ́ sí ní kò sí ìgbẹ̀gẹ́ sí Ìwọ́n pẹ̀kọ́ ma bọ́ọ̀lẹ̀ ìjọ náà ṣe yóò sì wọlé lè. Ọba jẹ́ ọjọ́ ojú ń tọ́ ọmọ fún wọn sọlẹ̀. Bọ́bá tó wá tí ọjọ́ mìí, àwọn ọjọ́ kan bẹ ní kẹjà náà tí bọ́n fún tó ń bẹ̀ lókò ẹni ó lórí sínú yóò gbàgbọ́ wọn ìfúnlẹ̀ yóò yọ bọ́lẹ̀ hamulaha wọ́tàdá kó ló bá ti ṣímúlé ṣímúlaha ṣímúlù ni ọdúnká gbọ́dání owó ìwọ́ tó gbọ́dání tó rọ̀ fọ́ nìkan ó túnú nígbàtí wà lábàtí tágbàrù bá bá ọ̀ owó náà lọ́nà gbọ́dá kan pé ìlọ ọba ń bèèrè àlàáfíà ẹ̀dá ṣe lọ́nà ní tó gbọ́dá nígbà lọ́túnlẹ̀ ó gúnlẹ̀ ẹnìkan yóò bẹ́ ọjọ́ jùlẹ̀ ní bá kí á máa rò tí ẹ bá dé tí wàhálà rẹ bá bá ọ tí ó fẹ́ kí á máa gbogbogbò Sakara ẹni tó hùn ìlànà ẹni tó mọ́ sí mọ́tò ọmọ tí ń ṣe lọ́wọ́ wata nẹ́sà sọ̀kára mẹ́sọ̀kára wọn kó tọ́jú sàkẹ́rá lọ ẹ̀rì sọ̀kára rẹ̀ tí ń dàmú tó yẹ tó bá gbọ́gbì yìí wọ́n tó gbọ́gbì náà wọ́n ní kí ní kan tó rí múra ń múra wà sàgbà ní oní ọgbọ̀ gbèsè kájọ ń gbọ́rúbà táwọn ìjẹ̀mú ogun tí ó gbà táwọn àfáàní lọ́dún ìwọ̀n sàgbákù táwọn ìmọ̀rún wá ní àwọn ọlá ní pé àwọn àjálù ayé àdánwò ayé bẹ́ẹ̀ fìlà tó ń fà ní ọ̀nà mẹ́ta ni àdánwò wà báyẹ̀ lọ́wọ́ in ma kọjẹ́ alkadar al-musanna bí abal ajọ kọjẹ́ kádàrá àmọ́ kádàrá wọn ayé àwọn ọlọ́run bá sọ yẹn àwọn kan ọlọ́run tó mọ́nà nígbà nǹkan sáyé láǹfààní

bí wọ́n ń ṣe tí ó ṣe àbí ń ṣe tó ṣe tó nìkan ọmọ ìjọ́nà tí ń kà ṣùkára nù zẹ́lìzẹ́lànà fẹ́lìfẹ́lànà ọgbọ́n tí yà wí tí ó ṣe tó rò ṣẹlẹ̀ fún yàwà yìí walakin na azaballa ìṣẹ́lì ní ṣe káàkiri káàkiri ìyá rẹ̀ ní jẹ́ ẹni àwọn tá ومن الناس ما يجادل في الله بغير علم أعطان بيجادل في الله wọ́n takọ̀lọ́ lójẹ́rẹ̀ ilimi tí wọ́n rí máa pẹ́ tí wọ́n tó dá. Àwọn kan tó ní járí lè láì bè ilimi láti mọ̀ta wáyé. Ẹ̀yìn wọ́n tó ń pẹ̀lú pé wọ́n mọ̀ pé kí ní ọ̀dá المريض قالوا wọ́n lọ gbóṣó lẹ́yìn mímọ̀ wọ́n lọ gbẹ̀gbẹ́ lẹ́yìn kéhù wọ́n orí ìgbẹ́ta wọ́n tó tàbí oko lọ́sẹ̀ ìta ní marí wọ́n nítorí kíyà ájò kó lé rẹ̀ ويطبع كل شيطان مريد قتل عليه أنه مدى الله بأنه يدله ويهدينا قتل عليه أنه من تولاه أتقاطع إبني أسرة المجكنة إبني أسرة في فاتح

ìjọba mo fẹ́ ní dúkìá mo fẹ́ kọ́lé mo fẹ́ láyà mo fẹ́ lọ́kọ mo fẹ́ bímọ ìjọba wá ní pé tó sojú wa lọ fẹ́ ṣe nínú léyìí ìwọ́n ó dè nínú léyìí ọlọ́run ti dá wọn tí ni láì ti ṣe á dá ìjọba àti ìjọba lẹ̀ ìwọ́n ó dà ó tún dá níwọ̀n ọ̀dá lè tẹ́ pé ẹ máa lọ ayé ìdítò nílẹ̀ àjẹ̀mí àrí ẹ máa lọ ìmọ̀ àbádókó ọlọ́sọ̀ tara ìgbẹ̀yìn ọdá ọdá alẹ́ àbí ọdá alẹ́ àwọn wa kò fún mi nínú iṣẹ́ láti wọ́n náà ilé ومن أيمانهم وشمائلهم ولن تجد أكثرهم شاكرين Àrá ń lọ́wọ́ kí lè máa dí wọn lọ́lọ́tọ̀ dí wọn lọ́lọ́sọ̀ rẹ̀ bọ́ makéwò sí ẹ̀ tẹ́ ẹ̀bá makéwò tẹ́ ẹ̀rẹ̀ ìyàwó èrí tí ìfẹ̀ta ní bá tọ́dá tọ́dọ̀ là. Kò sí orí tí ìfẹ̀ta ní ìlú dàláàmù àwọn anẹ́bẹ̀ ọlọ́run nìkan ni wọ́n bọ́ ń bọ̀. Wọ́n wá bọ̀ sí ta Ádámù àti àwárù láàmù débi tó dàdé. Àwọn àníkọ bọ́lọ̀ ẹ máa lọ́sọ̀ tààrà yàtàwọn ọmọ yìí ẹni tí wọ́n abẹ́m̀bẹ̀ nínú ìjọba àti jẹgbá mọ̀fẹ́ dèèyàn mọ̀fẹ́ lówó mọ̀fẹ́ kọ́lé tí wọ́n abẹ́m̀bẹ̀ tí ò ní kọlu ọlọ́run ọmọ màkiri Nínú àwọn ọgbọ̀n kan tí ń jẹ́ wàhálà ayé àìmàárìfò ni mọ̀fẹ́ ní mímọ̀, àìmànáàkì mọ̀fẹ́ lọ́kọ̀ mọ̀fẹ́ lára, gíga, kọ́dámi máa ń lè bàbá mi kọ́dámi máa ń lè yá mi kọ́dámi máa ń lè bàbá mi pé mi náà tó kò báyìí lẹ́yìn náà alìmọ̀káàsìbò wọ́n fẹ́ lóró lẹ́yìn náà àzàkárìbò wọ́n fẹ́ lọ mọ́tò tí wọ́n lò èmi náà fẹ́ lọ fẹ́ tó lẹ́yìn náà lọ́wọ́ gbogbo méjèèjì yìí náà ni kó wá wá ń tẹ̀lọ́lọ́run àjọ tẹ̀lọ́lọ́run àwọn tí yànà ọ̀rẹ́lọ́run yànà ọ̀rẹ́lọ́run pàwọ́ rẹ̀ nìkan tó kí ìlò tàbí yẹ tó ti gbọ̀gbọ̀ sẹ̀tánì lọ àyà àti ìyàtọ̀ lọ 99 jọ gbọ̀gbọ̀ sẹ̀tánì tàbí nìkan tó lọ bọ́ sí àti torí pé wọ́n fẹ́ bí ní ọbẹ̀ sí ìyàn náà ni wọ́n dà yìí wọ́n lo wọ́n jẹun wọ́n gbẹ́yé wọ́n lo sọ wọ́n bí máa rí kalẹ̀ wọ́n sí orí kalẹ̀ kan tó

ọlọ́wà ní ọmọ kẹfẹ́ àwùjáyà nínú ìjọ̀gbọ̀n tó lọ dálè fún ìjọ òsì dálè fún ẹni bá wá lè rójú tó tẹ̀lé ìmọ̀ náà lára tí ó jẹ lára tí ó mọ bí ó sì lọ́kọ tí ó gbọ́kọ lọ́kọ bí ó sì láya tí ó gbáya láya bí ó sì kọ́lé tí ó gbàtẹni eléni orílẹ̀-èdè náà ní mẹ́mẹ́ àbíká tẹ́kẹ̀ẹ́ ìsì kálẹ̀lú ẹ̀lẹ́ gígbò kí ló lè mọ́ ya lọ 99 nínú ìjẹ̀gbà àti jẹgbẹ́ ẹ̀sìnkò lọ́rọ̀ ogún ni àdíkò lọ́bà kan àdíkò orí tó dùn àbọ́kọ rẹ̀ sí àdíkò sí ọkọ ẹ̀ òfòfò kú ònú àbú ọlọ́run àbúrẹ́kìlẹ̀ ìsìlàbíyà òkú ònú àti ọkọ rẹ̀ tọ́lọ̀ àwọn tàà wá jẹ́ ìyà tó kò lé àtàwátà pẹ́lábẹ́ ọkùnrin tàbí lábẹ́ àfáà tàbí lábẹ́ ẹni ọlọ́run ló láti lè ti wá wà yí sí ọ̀kọ́ tàbí sàǹfààní ẹgbẹ̀rún wà sí kọjá kó tó dò ní ilé wà sí láwà ìbò wà sí láwà ọgbọ́n ẹjákùn tó yọ́lọ́run àfọwọ́ sí ọlọ́wọ́lé tó bá mú ní ìsìn ẹlọ́kùn bá àbá lè dá jù wọn lọ bóò láàṣẹ ní kúrú sí ibi tí wọ́n bá tẹ́dé bá àbá tẹ́ wọ́n lè tó wọn bóò láàṣẹ wá ní yànà wọn pátápátá ọ̀rọ̀ jù mẹ́ta bóò láàṣẹ jù wọn lọ nígbàtà fẹ́ lóòjù wọn lọ táà sí lóòjù wọn lọ ní ẹta ń kà yìí sí kọ́ ní ìyá wa àti bàbá wa kà ó àwọn tá ń lọ ilé ìwé lọ́wọ́ àtàwọn tí ń kí ó jáde ká sọ pàwọn tó ti jáde níwàtà lóòjù wọn lọ kí ló tẹ́ta ní lẹ́sì jù wọn lọ kó dà àmà kí ó jù ọ̀pọ̀lọpọ̀ mú wọn lọ àmọ́ bẹ̀rẹ̀ ọlọ́rọ̀ tó ti wọn à ní sùúrù bí wọn ayúsì ní parẹ́ mọ́kùn bàtẹ́ ni rẹ̀ máa ń sẹ́kù ẹni rẹ̀ ọmọ kù láyé ẹni bí ọmọ kúrò máa kéré rẹ̀ máa pọ̀ sí bọ́ọ̀ láti rá pálápálá wọn àwọn ẹni rẹ̀ nítorí pé وعملوا الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب الذين آمنوا تطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب الذين آمنوا وعملوا صالحات طوب لهم وحسن مآب الذين آمنوا وعملوا الصالحات طوب لهم وحسن مآب Èyí tí wọ́n bẹ́ yà lọ ni pé àtìjẹgbà ayé lórí méjèèjì tààkù láàrẹ̀sáyé, àtìjẹgbà ayé. Oṣùn tó lè mú wáyọ́, àfífíkírò láì, bọ̀lọ̀kọ́lbì, wọ̀lìbáàlì wọ̀làmàálì ká máa dákọ ọlọ́run lóòrèkóòrè wọn lógún táa jẹ nínú léyìí nínú mú yìí nínú ọ̀sẹ̀ yìí òun lálẹ̀ fi rí méjèèjì tó kọ òfin ìbàjẹ́ bí ti àwọn àyà wa yóò ti bàjẹ́ bí tàwọn ọkọ wọn sí bàjẹ́ bí tàwọn tó kú wọn sí bàjẹ́ wọ́n sì ráyé ṣe wọ́n rí gbálò láì kó lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú ìṣúná. Àlẹ̀dínà mẹ́nà wọ̀tẹ́gbẹ̀ ìlúkúlúgbò ìlúkìrí Bẹ́ẹ̀ni mọ́rọ̀ ń tọ́lọ̀ ti dáyé ti di agbára méje kalẹ̀ sáyé, yàtọ̀ fún méje ta fẹ́ fi ju ayé ta múlẹ̀ kọlẹ̀ àwọn àfá agbára ayé ni wọ́n wọ́n tó dáyé ti fún àwọn aláìrọ̀ ìkan ẹ̀nàlọ́ bá ti fẹ́ láàfá alhamdulillah ó ti ní tẹ́ sáyé bọ́ bá ti tó ju ipò

tó bá fẹ́ gbé àfá tó bá fi jẹ́ àfá tààrà kò níwájọ́ kí wọ́n ti máa fa tó lẹ́fà yóò máa gba sífà oṣó tó bá jẹ́ oṣó tààrà kò léwọ́ ìkàkà kì ní ó máa ṣojú ọba sóṣù ó sì máa pé sóṣù bẹ́ ọlọ́run á dá àwọn ènìyàn àjẹ́ àtọ́sọ́ àdùkaná wọ́n wà wọ́n jọ ṣiṣẹ́ pọ̀ ní

ọmọ yìí tó láyà ẹ̀ẹ́sẹ̀dàpọ̀ ìfilẹ̀ kò ṣe bá wí tó ti ní ránkì jù lọ rù. Bí mọ́mọ̀ ni wá sí náà tí fi ẹbí ló dúró yìí, gbogbo ẹ̀lọ́ láyé tẹ́tẹ́ ìjàpọ̀ ìfẹ́tẹ́ ìjàpọ̀. Ọlọ́run adáwà àlìjànú lọ́tọ̀, ògidì ni wọ́n, àwọn lè mẹ́rin. Àlìjànú gidi ń bẹ sáńdúlú ti dá pẹ́ ẹ̀dá ni wọ́n tọ́lọ̀ ń dáwọn àwọn náà wé nìkan kí wọ́n dá wọ́n sí lọ́nà láàárín sọ àwọn akẹ́gbẹ́ kó Suleiman ọ̀rọ̀ àjánà alùkwá ní máa kàfà Suleiman kò Suleiman olú àjánà àwọn kan ni wọ́n lo àjánà ọlọ́run sí àjánà rẹ̀ fún Suleiman àti gbogbo tùmórì ní àwọn tí wọ́n fi ń bẹ̀ ìwọ̀n ọlọ́run ti sọ lẹ́rẹ̀ tó gbé àwọn àjánà ọdún mẹ́lẹ́nu àwọn ẹni ọlọ́run tí ń jẹ́ àfáà tá

ajẹ́ gbogbo ẹ̀kọ́ gbogbo alam márùn-ún lọ́mọ̀lò náàsùtì àti jábàrútì àti a àti haútì àti òun lè yí fi dá ẹwọ bàbá mímọ̀ mẹ́ta fẹ́ ti rí ẹlọ́run ọfà mélòó ni bàbá ìmọ̀ ní ti ti mẹ́ta yìí kọ̀tán ìwọ́tọ̀ ń lọ ha gbogbo tó kó láyé ìjá àbá àti ìyàbí ṣe bá rí pé èmi dà àbá láyé kó tó mi jẹ pé ìbá kọ́lé tí bá ti dí ìmọ̀ yóò bá kúrò títò mi ọwá kò lágbó àbá ọha àdìsẹ̀fẹ́rí ọha kòrádìsẹ̀rí ọwá bọ́ságbó tí ò sí sọ́ntà nítorí pé ọfẹ́ dókò nítorí pé ọfẹ́ lówó bá ń kọ́ ni wọ́n ṣe lórí bí ẹgbẹ́ bá ti pé ń bì ṣé ọ̀fọ̀ kan ni bàbá ìfikọ̀ wá ṣé ìkẹ̀tẹ̀ kan ló fikọ̀ wá táyà ẹjọ́ kan lórúkọ wá fọ́gbọ́n sí tí ó sì padà lábọ̀ alladhina amanu ẹgbà ti ní ìmáni wàtẹ́sílẹ̀ inú kọ́lá rọ̀wọ́n bí zikiri rẹ̀ kí mo gba agbó márùn-ún tí a ń pè wọ́n mẹ́sà ìgbádàrú ọkàn tẹni ọlọ́wọ́ máa balẹ̀ àti jẹgbà àti jẹgbà ọkàn yọ balẹ̀ kúkọ̀ sí nǹkankan tí nǹkankan bá ṣe ọlọ́wọ́ ẹni tọ́lá gbé tí ń tí tí mi sọ ìbá wù kọ́ wá bá mi bí tí mo gbó mọ́ndé na pé tó wá lọ fi ìláyọ̀ ọlọ́run márífà ọlọ́run lọ́wọ́ ọlọ́run tẹ̀rí bá fún sílùmà alára ẹ̀ta bá jẹ́jọ́ bẹ̀síkìrìlá tẹ́tìmọ̀ ìmọ̀ ìpọ̀lọ̀ Adékèrè ní ètò ní ẹ̀lá. Adékèrè ní ètò ní ẹ̀lá. Adékèrè ní ètò ní ẹ̀lá. Bàbá bàbí kìrì àdúrà wọn gbà. Adékèrè ní ètò ní ẹ̀lá. Bàbá bàbí kìrì àọ́lọ́mẹ́ká. Adékèrè ní ètò ní ẹ̀lá. Bàbá bàbí kìrì àọ́kọ nílá. Adékèrè ní ètò ní ẹ̀lá. Aláàríkìrí àìlòrò àríkìrí ní ìjòrí ńlá. Bàbá sàfòkìrí àdúrà ọgbà ọ̀rọ̀. Àríkìrí ní ìjòrí ńlá. Ẹ̀sá sàfòkìrí kádúrà ọgbà ọ̀rọ̀. Àríkìrí ní ìjòrí ńlá. Àìṣẹ́dójú ẹ̀rí, àlá tó dàjẹ́gbálẹ̀ òun náà láwà pè pé ìwọ ló dálẹ̀ ìwọ ló dálẹ̀ ọ̀rọ̀ wá yanjú ẹ̀ ẹkùn débi tí ó dojú ẹ̀ alábìdókèrìlá ìtẹ́kùnmà ìmọ̀rọ̀kọ̀lọ́ bóòlá ti ṣe ọlọ́run nípa alámọ́ Thank you. والمؤمنات والله أعلم متكلمكم ومثواكم أعلم أنه لا إله إلا الله أي ما لا إله إلا الله أي كنت تلعون فعلون فعلون

déjẹ́ wọ́n tó kó ní gbogbo kan dàmú tó bá ti fàtà sí bá kálùkó ma dàmú kí kí wọ́n fà sí lábẹ́ láàrọ̀ bá kọ láàkalẹ̀ báyìí ẹ̀rì kí làmàlífẹ́ ní ó ní ho ní láàfàkàrà ọkọ̀ fàkàrù síbẹ̀ ìwọ̀n fọ́sì láàmàrádà ìwọ̀n fárùn wọn láàṣàkáwátà ìwọ̀n fórí gúnmọ́ láàkíní wà bẹ́ẹ̀rẹ̀ àwọn ọ̀fẹ́ ìrìn ìpẹ́ni ramá láàmọ́ àwọn ọ̀fẹ́ kú ìsìnkẹ́mì ní ogun láàmù kò sí ná fún gbogbo tí ó dánù ìlàáhà níbi ìlàáhà náà gbogbo àwọn maradatu àtàwọn saharatu àtàwọn kahanatu àti gbogbo àwọn tí ṣe ẹbí arẹ́bí akùnrin ìlàáhà káwọn ó gbẹ́bẹ̀ ọ̀nà fún gbogbo ìlànà méjì ní níbi díẹ̀ ó fi jìnà síbẹ̀ ìlà lẹ́kìnà ìlà lẹ́ẹ̀lẹ̀ ìlà albaka ìlà salama ìlà al'amna ìlà nàjá ìkí ìfẹ́nu ọ̀fẹ́lẹ́ yìí ha alifakuru àtàwọn tí dafakuru síyàn àwọn ló ti lọ́mọ́ láìláha ọlọ́ náà ní kò sí wọn lóhun ìlànà àti ìmìnì ń bẹ̀ Allahun ojú kejì tó ẹgbọ́ ṣe fi ojú ìláàṣẹ́ tí àwọn tí ń gbé aburú ọwọ́ afẹ́jú kejì ṣe gbogbo àwọn tí ń gbé orere kí. Ìlọ́lá àwọn òní ọlọ́run, àwọn nẹ́bí ọlọ́run ni mo fẹ́ bá ṣe. كبير واستغفر لذنبك جنب مكونا واستغفر لذنبك جنب طلع الله سيري أمبي الله سيري أمبي kún bẹ̀ tó bá bẹ́ kí láìlá ìláwọ̀ ṣiṣẹ́ fọ́ ṣáàtù ní wọ́n ní mọ́mí ní ẹ̀ṣẹ̀ tó ṣe ẹ̀mí ọlọ́run tó ṣe ẹ̀ṣẹ̀ tó wá ṣe ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ máa wá sí kìfáàrẹ̀ ẹ̀dá lọ́dọ̀ ọlọ́run ọgbà ìyàwó ní àwọn wákò mọ́tọ̀sí bá lọ ọgbà wọn ló ń sọpọ̀ ọwọ́ mọ́tọ̀sí bá wà lọ kọjú sólọ ìyàwó lọ́lọ́gbà ọlọ́ ọdọ́ntọ̀ wọn ni pé oríjì mi mo bá yàwó ọ̀sùn wọ́n bá sùn mo fẹ́kọ̀ yá sí nítorí ọlọ́run owó tí mo jí ọ́ ni mo gbé owó rẹ̀ ń jò ní

táwọn aláwọ̀ mà wọ́n lọ́gbùn ẹ̀lẹ́ mọ́tàkà ló mọ́ tó fún bọ̀ wọ́n mọ́ sọ̀rọ̀ kún sí mẹ́rin tó gẹnu wọn gúnlẹ̀ sí èyí tó lé lé tọ́wọ̀ rẹ̀ yìí tó ní ọlọ́tún ẹ̀rọ ayà onìkan ayà onìkan tó sọ fún akí máa rí fẹ́tùlọ́ wọ́n ní mọ̀wọ̀ láti mú láìláìlá tó fi ṣiṣẹ́ oníbẹ̀rí láìláìlá ọjọ́ àtàálé àmọ́ sí àtàálé lè dúró láì ní àwọn àtúnáàbọ̀ àti àmúdà tí ò ní òkú ẹwọ́ tẹ́ǹtì tẹ́gbẹ́ kalẹ̀ yìí ṣe aṣọ nìkan ló dádúró fún ẹni tó láwọ̀ òkú nì àti àwọn

ìstẹ́gbìn lèmọ̀mìnì méjì ni ìtumọ̀ ìstẹ́gbìn lèmọ̀mìnì náà lọ́dọ̀ ọlọ́run àwọn jàlá tó ń kó kí bá wọn bẹ lọ́run bá wọn bẹ ọlọ́run pọ́lọ̀ forí jù wọ́n ìstẹ́gbìn lèmọ̀mìnì náà àwọn tó bá ṣẹ̀ tọrọ dáríjì lọ́dọ̀ wọ́n lèmọ̀mìnì náà sì tọrọ dáríjì lọ́dọ̀ ìyàwó rẹ̀ tọrọ dáríjì lọ́dọ̀ ọmọ rẹ̀ tó bí tọrọ dáríjì lọ́dọ̀ ọkọ rẹ̀ Ọ̀dájọ́ ọdọ̀ ọgbẹ́ tó súnmọ́ tó kéré sí ọmọ òkú kí yóò ṣe tí ọ̀bá ti ọlọ́run ọba yóò ṣe. Wọ́n wá òyà Ìpín ọ̀nà mélòó ni kábọ́ sí àyàtù kẹrin. Àyàtù ta lò lọ́pẹ̀ ní àyàtù rúhẹ́ fil alìmọ̀ádẹ́dẹ́ awẹ́lùmọ̀ ọkàtà wọn lálòrí gbogbo ọdún lálòrí gbogbo ọdún lálòrí ọgọ́ta ọdún lálòrí ọlọ́run mọ́já fi ṣẹ̀ṣẹ̀kúṣe mọ́já fi إن أرواح المؤمنين في هواسل الطيب يا ولي الله كما تطور

nǹkankan náà ní bẹ mú ẹyẹ ntọkafe na lé ń tọ́ka fún ẹyẹ ẹyẹta rẹ̀ lókò tí ó lọ ẹyẹta rẹ̀ yìí tí ó dún tí ó sọ̀kú tí ó tọ́ rẹ̀ yìí tara wọ́n rọ ọ̀nà fẹ́ ẹ̀mí ti bọ́ sínú

Olùdẹ̀yọ́ máa mọ́ kò ní mọ́ mi yọ́. Wàtáhí ìlàkọ̀ náà tí ìlàmí tàbí tààtàrà yóò máa lọ síbi àwọn kòtòkótókótó kan. Èyí tí ń bẹ̀lájẹ̀ lára sí ọlọ́run wọ́n máa lọ ojú ọ̀sà tí à. Ẹ̀kọ́ olóòrò ọgbà náà lè náà ìgbẹ̀wà náà. Ọlọ́run ọgbẹ̀rún, ọlọ́run ọlọ́pàá àwọn ọmọ wíkì ẹ tàbí òjì tó fi jù bẹ́ẹ̀ lọ màláíkà ọkọ̀ ọlẹ̀ o ọmọ wọn sọ fún wọ́n sí wọ́n mọ̀ ọlọ́run dákójá àwọn ọmọ wá bá ọ níhìn jáwọn ẹ̀gbọ́n wọn wá bá ọ níhìn jáwọn ọkọ wọn wá bá ọ ní jáwọn ìyàwó wá bá jáwọn ìbí wọn wá bá ọ ní jáwọn wá. àwọn

ìyá tí ò ní mú mílìkì bàbá mílìkì kò ní mú ojú ní wọ́n àmọ́ kankan kàrí wá mú jẹ́rẹ́ gbogbo ọ̀nà tí wọ́n bá mú jẹ́rẹ́ ti kọ́ ṣètàlì ti kọ́ gámà ti sọ́dọ̀ ọlọ́run kálọ̀ ó sì mọ́ta àdúgbò máa wà kọ́ bí wọ́n tó kọ́ nígbà tí ọba màsíwà àti ẹ̀ nínú àwọn ẹyẹ burúkú ni wọ́n rọ̀ fẹ̀ ní òfin jẹ́ tó bá kú. Tákùlù mìíràn náà ọ̀gbà ní mú ti máa lọ jẹ mẹ́. Wàtẹ́ ṣe agbú mìíràn náà ó ti máa lọ ọmọ mẹ́jọ ẹ̀dọ̀gbẹ́lùgbọ́n

Mẹ́jọ ọmọ àwọn abá oníyó ẹ̀tọmọ ọlọ́mọta wá bàjẹ́ ọgọ́ ọmọ ọlọ́gbọ̀ ọmọdé. Ọgbọ́n rẹ̀ ń bọ̀ adó, bọ́bà ìyá rẹ̀ ń bọ̀ adó. Torí ilé ọmọ ti kalẹ̀, iná náà nọ́hù mọ́ta, wọ́n lọ́tọ̀bù máa kàdẹ́mọ́ àfẹ́rẹ̀gù, ọkùnlẹ̀ ṣe yìí. Ọgbẹ́ náà fi máa mẹ́mọ́

torí oṣù bá tọmọ ọlọ́mọdé ẹ̀yìn ìyájẹ́ wọn bí ẹgbà jífẹ́ fún ìyá tí ò sí rí kò sì sùúrù lónìí bá dáa fọ́ bí wọ́n bá lè pàkúta lójúgun rẹ̀ sọ́mà rẹ̀ ò lè pa ẹ̀ẹ́wọ́ ẹ̀ẹ́sẹ̀ wọn tún lẹ́lòmí ẹ̀ẹ́sọ̀ tẹ́lẹ́lẹ́ bá lọ́lọ́ ìmọ̀ mùsànwọ́ ọlọ́njẹ́ alẹ́wọ̀pẹ́ wọ́n mọ̀ nǹkan púpọ̀ wọ́n wọ ẹ̀rí fẹ́lòmí tún dé láàrin wa ní torí mọ́mọ̀ ti sọ lójú sí fọ́lọ̀ ní ìjọba wá dúpẹ́ ìyá àti àti bàbá rẹ̀ àwọn ni wọ́n pa gbogbo àdúgbò lẹ́kún ni wọ́n pa gbọ́n káré ọmọ máa pọ̀ ọ̀sẹ̀ nìkan ọ̀sẹ̀ ìyá rẹ̀ tó sì nǹkan àwọn bàbá rẹ̀ kan ni wọ́n sì ta jàkótì náà ó dé rẹ̀ ọlọ́wọ́ dá sínú fọ́lọ́tù ráfẹ̀ tẹ́sìmà púpọ̀ ní gbé kí àwọn tó ń gbá lẹ́rí na yá وسبه لبهم برهبهم ويؤمن نبيه ويستغفرون للذين آمنوا ربنا أتيت كل شيء رحمة وعلما للذين تابوا واتبعوا سبيلك وكلهم عذاب الجحيم ربنا

àwọn ọba yá àwọn atáa wájì tí wọ́n sá lọ ọlọ́run ó gbé ọmọdé padà àwọn nílé àti àti àwọn ọmọdé mọ̀rí ọlọ́run ìsàlábò yóò ti fẹ̀rẹ̀ láyé ní àyín gbẹ̀yàn fẹ̀rẹ̀ jọ ìkìyàmà Àlẹ́gbẹ̀rẹ̀ láàrin nínú àlàáṣà àwọn tó ń gbẹ̀rẹ̀ lára sí dání pẹ̀lú síkìrú. Wà máa ní àwọn àwọn àwọn kan ní ọjọ́ bẹ́ẹ̀ lọ ẹfẹ́ ilẹ̀ fún ìgbà wọn láti rí tí wọ́n jùkú ìtàwà wá kí mú kọ́ọ̀kẹ́lá àwọn kó kí ẹmọ́gbà tó bọ̀bọ̀ kálà bóyà kálà bá bílà arúwà bílà arúwà bá bílà sàádà bílà wọn yà èyí tẹ́ ẹ̀tẹ́ mímọ́ já fi sínú kínú ti ta ni ó kà wọ́n ويؤمنون به ويستكبرون للذين آمنوا Ọmọ ìyá wọn tó bá jẹ́ Mùsùlùmí wọn tọrọ àdúrà fún àwọn ìsà sí ìyàn. Ọ̀bẹ̀nà! Ọlọ́run! Ọ̀bẹ̀nà! Ọlọ́run! Ọ̀bẹ̀nà!

ọlọ́run jẹ́ kí ọmọ ọjọ́ ìbárkà rárá rẹ̀ ọlọ́run jẹ́ bàbá ọjọ́ ìbárkà ọmọ rẹ̀ tó bá ti lè jẹ́ pé tí bàbá ń ṣe lójú ọ̀nà ọlọ́run lọ máa ń ṣe in tó bá kù díẹ̀ díẹ̀ díẹ̀ káàtó wọ́n gbìyà wọn bóò lè yóò sọ wípé àdúrò nínú òkú níbi ayàlùkùrá lẹ́sùn sàrí kọ̀tíyẹ́tù ṣubúùtù tó وإخوانهم وأزواجهم وذرياتهم أما ملون لون لون tó bá ṣe dáadáa yóò jẹ́ àlùbáríkà bàbá kẹ́ẹ̀dọ́gbà ẹgbùn àti ọ̀bá kúrò lójú ọ̀nà tọ́lọ̀ tí bá wọn níjọba ayé náà ṣe bẹ́ẹ̀ wọ́n ní bọ́nọ́sì kan tí bàbá ní ìjọba Amẹ́ríkà wá gba ẹwà gbowó ẹ̀ Bọ́ọ̀lẹ̀ yóò sọ àríṣẹ́ tó gbà náà, pàtàkì máa ríṣẹ́ ní ẹnìkan ìjá àlùbáríkà ẹnìkan

والذين صبروا بِالْحَسَنَةِ رَبِّهِمْ لَقُوا سَمَاءً بَلْ سَسْمُونَ بِالْجَبَّةِ Títí já wájú rọ́mì báyìí nítorí gbogbo ọgbẹ́ ló ti wájú àrámọ̀. Àwọn ọkọ̀ tó àrámọ̀ ni ọlọ́run ọ̀fẹ́ máa. Pẹ́kọ́ ọmọ àrámọ̀ lábàájú ọlọ́run ọ̀fẹ́. Pẹ́kọ́ ìyàwó àrámọ̀ ní ìbáfẹ́ ọlọ́run ọ̀fẹ́. Nítorí lẹ́yìn ọlọ́run ti ẹni mọ́ fẹ́ wá ti sùúrù lórí nǹkan mọ́ lórí nǹkan dáa lórí àrámọ̀. Wọ́n wọ́n tàn gọ́gọ́. Wọ́n bá kọ́ Kéèyàn ṣe kò sì ṣeré fún, kò ṣeré sábú. Wọ́n ní bẹ́ ẹ̀rẹ́ ṣe kó ló lè ṣeré sábú, tó ti sọ́bù kátà ní kalẹ̀ tẹ́lẹ̀, tó ti sọ́bù sọ́mọ́ àlákíkalẹ̀ àti àkàtàpálù, tó ẹkùn wọ́n jẹ́ pààyàn lójúmọ́ ni.

wọ́n sọ nínú olóṣù nígbò wọn pẹ̀sùn ẹlú ọmọláìbù ẹ̀yà àgbàlagbàmà wọ́n yà jẹ́ ìyá kan tí òní máa ráwó yóò jẹ́ tí òní máa gbẹ̀sán yóò jẹ́ tí òní máa pa bá iná lórí bí bó ẹni bá ṣe dánú bàbá wọ̀nyẹ́ tó yà tó kú yìí àwọn bàbá wọn náà wọ́n jẹ́ mọ̀ àlùbáríkà wáyé. Wọ́n sí wà jí ọkọ̀ wọn tó jẹ́ bàbá wa sí wà bàbá tó fún ọ̀rọ̀ sí àlùkọ́lì wọ́n tó jẹ́ mọ̀ àlùbáríkà ìwáyé. Wọ́n tó rí ìyá ti rí ọmọ sílẹ̀ àlùkọ́lì má bí àtọmọ ọmọ ọmọ náà wọ́n yẹ bí kùnú náà lè والملائكة يدخلون عليهم من كل باب والملائكة يدخلون عليهم من كل باب عليهم توفيهم نمكن nílò tún tẹ̀lé àdíkò pẹ̀lú ìmúlẹ́ ìjùnkọ́ yọjú ẹ̀rọ wọ́n والملائكة يدخلون عليهم من كل باب والملائكة يدخلون عليهم من كل باب

àwọn tágbà oríṣi kọ̀dìríyà tágbà tìjàníyà tágbà gbogbo ẹ̀ wọ́n ní sí àbùkọ́dẹ̀ kàtàkùnlá òṣòrò àwọn wọ́n sọ náà fún wa pé ìdá àhàbàláhùn àbdà tọ́lọ̀ ń bá láìkì arúkà àfọ̀kọ́rọ̀ ó àṣẹ́bà aléhìlì fàkà àwọn aṣẹ́dà alẹ́fẹ̀ fákàrà yóò kó sì bó yáwà lè lọ gbogbo ọ̀rọ̀ bálà tó bọ́wá yóò bà mí láti rí àsìkò tádùá máa ń pọ̀ sí táìsọ máa ń pọ̀ táì ààrẹ máa ń pọ̀ ló sì máa lè fún ló sì máa lè fún ó fẹ́rẹ̀ rẹ̀ nípa yáwà lè lọ bẹ́rù kan tọwọ́ dọ́dọ̀ ẹ̀rú mi sàárà alékùn ẹlẹ́kùn ayá kí àti òsì ìrẹ́kan bàbá lábálára rẹ̀ kò sí ń lè èyí gbogbo Ẹgbẹ̀lẹ̀ olójòkó náà ah, ah, bá ọgbẹ̀ yá ọ̀tẹ̀mà wùlẹ̀ sí ẹ̀yà bá wà nù ìmọ́mọ̀ aládùgbò, ẹmà wùlẹ̀ mọ́ ọ̀rọ̀ àwọn tí ó sì gẹ́ ìgbé wá. Nǹkan tó dínlẹ̀ mú wá ọlọ́run aṣọ fún pé, bùkátà tó bá wà ọ̀gbọ̀dọ̀ bí ẹ. Níbi tí ń kí ń pé ẹwọ̀n àwọn kan náà lórí Búdà mú, ẹnìkan lọ síbítù, lára abẹ́rẹ́ wọ́n sí abẹ́rẹ́gún, kí ní kan sí, èyí wọ́n sì ti fẹ́rẹ̀ tẹ́lẹ̀ o. Lọ́bàá máa rò pé ah, àwọn ìdákùtù lọ lọ́run, ẹ má bínú, àwọn tó lọ́jà lánàá wà láàáyí mọ́tò jáàmù kan tó dé olóògùn ọlọ́run wọ́n sí àwà rí ọlọ́run lọ́rẹ́ bú ẹ̀ ní pé má bí àbùkátà rẹ̀ àìmọ́ ẹni lẹ́lọ tẹ́ẹ̀pẹ̀ẹ́rẹ́ kó bí àbùkátà tó sì lẹ́tọ̀ kó bí ẹ̀ tó sì lé lọ́wọ́ ẹ̀mọ́ bó ń tọ̀ ń já ọlọ́run rẹ̀ bú ẹ̀ ní padà sọ́dọ̀ ọba tó dá ọ padà bọ́lọ̀ ọ̀sẹ̀ ọlọ́run lọ́sẹ̀ ọ̀sákùnrin wọ́n ni ọ Bàbá wọn lórí ọ̀tọ̀ bá padà sílé tó bá ti kè ní ìtají èyí ni a ń pè ní alfanáwò anil ìrádà. Alfanáwò anil khalq. Afẹ́kọ́ kú lọ́dọ̀dá. Tọ́lá wá rí bẹ́ẹ̀ ó tó wá jòkó ọlọ́nsá kọlu fún mi, ọlọ́nsá fi kí ní nǹkan rí lọ ń tọrọ tọ́bá tó tó pẹ̀lẹ̀ mẹ́tọ̀ṣùgbà èmi fún àmì ọmọ fà fúnra rẹ̀ ìmọ̀ bẹ̀rún lérè tọba tó wọ́n bí gbígbé ṣe ṣe ṣe ṣe tọba fẹ́rẹ̀ rẹ̀ dáadáa jẹgbẹ́ rẹ̀ lọ kò ní ṣe ẹ̀gbọ́ kò ní jàfáre ní o kò ní ṣe yọ́ wà lè kankankankankan nígbà tọba wá sọ gbọ́dá kò burú ìtọrọ owó mọ́ ìtọrọ mọ́tò mọ́ ìkọjá lọ mo alfanáhù anìlèrádàrù makamu àtàkọ́kọ́ makamu jalal tó ń tọ́ bá ti tọrọ kan lórí àwọn ìyàmọ̀ wọn ní gírímọ́n káyọ̀ ọkọ̀ ó dà ápò lódò kò níwá tọ́bá sì ti ń pàwọ́ tọ́mọ́ jù sórí kí ló ti ẹ̀ ní kí ló ti ẹ̀ jẹ́ gírímọ́n ni bàbá tó wá sákò níbi ni ẹ̀yìn mọ̀ bọ́ jẹun ó ẹ̀yìn mọ̀ bọ́ jẹun ó ó sì máa fáìn wọ́n máa ẹgbẹ́ kí ló gbọ́kànlé ojú nà kámùrì jamal tọ́lọ́wọ́n ẹgbẹ́ yẹ́ sí kótọ̀ nítọ́kùnrin pé ọlọ́run yìí ǹdọ́ bá ti fẹ́ mọ́ bọ́ ọgbọ́n ǹdọ́ bá ti fẹ́ mọ́ bọ́ ọgbẹ́ wọ̀nyẹ̀ lé lọ́ọ́má òtùdì mà kámùrì kamal وقل من وصل إلى الوصول قلت لي أن تقول له إذا أنا أرجع أدري بكوا àwọn iléwé ọmọ ní wọ́n ti gára bí lọ́rọ̀ rẹ tẹ́lẹ̀ àwọn ìyá látàrí onímọ̀ ni àwọn ní ọmọ wá sọ fún pé àbọ̀ níjáde o wọ́n máa lọ sọ fún mínísà wọ́n máa lọ sọ fún bàbá wa pẹ̀lọ́mọ́ sí pé ẹnìkan bá fà ní ẹ̀rọgbọ́n mọ́tò ìfò wọn wá bá ọ

gbogbo ẹ̀yin tẹ́ ti tó gbọ́ ọlọ́mọ yóò ṣubú gbogbo àwọn tẹ́ ti tó gbọ́ ọlọ́mọ ومنه هم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو الجحيم الذي خلق السبع السماوات طباقا وما ترى في خلق الرحمن أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم هدية واصلة ورحمة نافذة إلى روح أمنا وإلى أرواح معاشنا وأجدادنا وجداتنا وحدة الشيخ عبد القادر الناصر اللهم ربك مرجو البصر هل ترى من فتوه ومرجو البصر كرتين ينقلب إليكم لفرح عافية وياسوه ولقد ان السماء الدنيا بمثابها وجعلناها هدوما لشياطين فاعتدنا له عذاب السعير وللذين كفروا بربهم عذاب جعلنا لوط المسير إذا ألقوا فيها سمعوا لها زحيقا وغير كفور يكاد تميز من الجيل أفعتوا لم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير وكذبنا وقلنا ما نذر الله من شيء العفان الكبير وقالوا كنا نسمع ولكن ما كنا في أصحاب السعير إن الذين يخشون ربهم بهدوء لهم مغفرة وعجب كبير الجاربين أولين وبذات الصدور من خلق التي بلا بير هو الذي جعلكم لك سبيلا فامضينا إلا يكلون رزقه آمنتم أن السماوات وبكات وإذا هي تمور آتكم وذكر من كيف نذير إذا كان النكير أولم يروا إلى الطير كأنصار ويأبن ما يتبعون إلا الرحمن اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل هديك ورسولك ورحمة نازلتك يا أرواح أعدائنا وأمهاتنا وأجدادنا وجداتنا وإلى أرواح جميع من له حق علينا اللهم بارك في اللهم ميماسة في أهلي ميماسة في أبنائي ميماسة وفي أنفادهم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 الله اللهم اجعل حديثك وسيلة ورابة النافلة إلى أرواح أموات المسلمين في مشارف الأرض ومغاربها يعني. يا رحمة يا رب العالمين اللهم أمن بلادنا إيران جميع إخوارا بلاد المسلمين كله يا رب الراحمين يا رب العالمين أمن أميرنا أمن وإمامنا أساءنا وسيء أمرنا في هذه الولاية Gbọ́nà ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ ọmọ ṣe gbogbo àti tó mú ṣe mẹ́jọ ṣe ọ̀nà ọba ìjọ àmì ẹni bá sàmì ṣe ọ̀nà ìbá yóò àmì ìlànà Muhammad. Ilá bí gúrúrú, àmàlà alẹ́lẹ́bí, أفما يمثل كفالا وقيون على ما يمثل فوجون على صراط مستقيم هو الذي أنشأكم وجعلكم السمع والأبصار وهو الذي ذراكم فيه العدل وإذ تصرون ويقولون متى ان كنت صادقين وإنما نذير مبين فلما رأوا ثورة سيئت وجوه الذين كفروا وكل هذا الذي كنتم تصدقون ومن يشاء الكافرين من عذاب اليم قل الرحمن خلق يدعوه

اللهم دعوا المركز آمين اللهم سألكم بالله آمين جرد المركز حبيب الله المسلم bànátù ọ̀dáadárí àwọn bànátù àti àwọn ọmọ yóò yóò ẹ́ wà Muhammadu Juma gbogbo wọn pátá àbájáma ká àyẹ́ lọ́mọ ọlọ́tí mẹ́rin wọn àtàwọn ọmọ tí wọ́n máa bí bẹ́ẹ̀ ni sọ́mṣù dín wa bẹ́ẹ̀ ni gbogbo ọmọ tí ó ta ní bẹ́ẹ̀ ni gbogbo àyè àwọn ẹni ọlọ́ máa bá tó fẹ́rọ àyè àwọn ẹni ọlọ́ kọ́mọ́ parí àwọn olóòrùn yìí Imam Gambayi, Imam Fulani اللهم ارحمنا فأنت ارحم الراحمين اللهم ارحمنا ولا تدعنا أعزنا ولا تذلنا آتنا ولا تحرمنا زدنا ولا تنقصنا آت بما اعطيتنا واكتب لنا السعادة والسلامة في الدار العالمين قلنا تعالى مع عبد الله المبين قل أرأيتم إن أصبر معكم غيره من يأتيكم بمال مهين